يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه ورسوله وصفيه وامينه على وعي محمد بن عبد الله وعلى سائر الانبياء والرسل وعلى اله واصحابه وعلى كل مدى بدعوته وسن بسنته واهتدى بهديه يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún orí àánú tọ́lọ ọba tó tún ṣe fún wa tó tún ṣẹ́wà kù sórí ilé ayé lè ní adúpẹ́ fún ọba náà alhamdulillah ọba tó ní kí a bẹ̀rẹ̀ oṣù Ramadan náà pẹ̀lú orúkọ rẹ̀ àdúpẹ́ fún alhamdulillah ó wá tún ní kí a tún máa bára sọ̀rọ̀ Ọlọ́run ká máa bá Al-Qur'ani lò gẹ́bà sí ma yí pé shahru Ramadan shahru siyam shahru Qur'an oṣù àwẹ̀ ni oṣù Al-Qur'ani ni gbogbo àti Ramadan bá ti dé ó dé pẹ̀lú ìránilétí nǹkan méjì pàtàkì dhikra fardiyati siyam dhikra fardiyati siyam dhikra fardiyati siyam ara wa létí ìjọ́ran ẹ̀yà àwẹ̀ àwẹ̀ oṣù àwẹ̀ láwàyé àwẹ̀ jọ́ran ẹ̀yà láyàjá kọ́kẹ́ fún wa yá ayyuhallazina amanu ọlọ́nlá àpẹtẹ́ ẹgbẹ̀lọ́wọ́ bá gbọ́ kutiba alaykumus siyam a sì àwẹ̀ lọ́ràn àyàn fún yín kama kutiba alal ladhina min qablikum bá a sì sí lọ́ràn fún àtó bá bí payà sí lára kú Ramadan bá dé báyìí yóò ràn ìjọ́ra àyàwẹ̀ yìí lórí gbogbo musulmi tó bá ti bàlágà tó nílà làákàyè ẹ̀rí musulmi ó bàlágà ó làákàyè olùkùn ara rẹ̀ dá kọjá nírìn àjò ó wà nílé tó bá jóbìnrin ọmọ kóònú ẹjọ́ oṣooṣù àti ẹ̀jẹ̀ bímọ tá bá ti rí àwọn nǹkan tá kàílẹ̀ lára an yà na musulima. kó jẹ́ musulmi? a kìlá kílà akáyè ń bẹ lórí rẹ̀ orí ẹ̀ pé irí rẹ̀ pé kìí se wèrè kò yá wèrè kò yá dẹ̀dẹ̀rìn bá lè wọ́n ó ti bàlágà ọjọ́ orí rẹ̀ ti tó kó ó ti dépò obìnrin tí a bá bá láṣepọ̀ tí ó doyún ó ti dépò ọkùnrin tó lè bá àyàn sùn tí ó doyún bákan náà mukiman mukima ọmọ jàrin àjò kó yẹ tí ń bẹ ní ìlú sahihan káwọ́ qadiran kó lálàáfíà kó sì lágbára àti gba àwẹ̀ lẹ́yìn náà bá jóbìnrin khaliyatan min dam haid wa nifas kọ́ mọ́ kó nú ẹ̀jẹ̀ oṣooṣù àtẹ̀jẹ̀ ìbímọ ilé wà nù májẹ̀mú àwẹ̀ ìlágbájá ní tàbí kọ́ gbá àwẹ̀ òníyẹ mùsùlùmí ni ẹni tí ìbá ṣe mùsùlùmí àwẹ̀ sọ̀rọ̀ yà fún Akbar onílà àkáyè dìdìrìn wèrè àwẹ̀ kìí sọ̀rọ̀ yà fún wọn kò tí ìbàlágà àwọn ọmọ wa tí a ń gbáwẹ̀ a ń kọ́ wọn láàwẹ̀ ní kìí sọ̀rọ̀ ìdíyàn lórí àfi ń kọ́ kó lè rọ̀ wọn lọ́rùn yóò sì máa wà ní sẹ́ ládáa wọn tí a bá dàgbà yóò máa wà ládáa wò bí náà ta jẹ́ ká ọmọ ma gbáwẹ̀ lẹ́yìn náà gáà sì jẹ́ onílé kó má jarin àjò bàbá ti jarin àjò gbogbo ní àjò ta bá fi lè dín kù ta lè sọ̀rọ̀ olókùn mẹ́rin di méjì ilá àǹfààní wà tá bá fẹ́ fàwẹ́lẹ̀ tá a lè fàwẹ́lẹ̀ pẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn àfó ní mafíkì gẹ́gẹ́ bí àwọn àdísì wà lọ́dọ̀ àwọn sàábé wọ́n náà máa sí ìrìn bí àdísì àbísàdù kúzírí Abu Muhammad ẹni tí ń ẹni tí ó gba àpọ̀lọ́nà tí ń gbà tí wọ́n jẹ́ arìnrìn àjò lẹ́mọ̀lọ́dọ̀ àwọn àfà sí ká gbá wẹ̀sẹ̀ ìrìn àjò lọ́lá ní àbíkápà wẹ́lẹ̀ wọ́n mọ̀fà mara wọn lọ́wọ́ wọ́n tó bá ti bí arìnrìn àjò táà lè dín irun kù ààyè wà fẹ́ láti fà wẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn fóní ṣẹ̀ríà ẹsẹ̀ ló fínrin ní alárìn àjò ní ẹ lẹ́yìn náà kásì lágbára kálàlàáfíà lẹ́yìn náà bọ́bá tó gbóbìnrin kọ́ mọ́kúnnú ẹjọ́ oṣù ẹjẹ̀ bímá iná ń pè ní ṣurutu siyam ṣurutu siyam májẹ̀mú àwẹ̀ àwẹ̀ lórígun orígun àkọ́kọ́ àníyà àníyà àníyàn ìyàmọ́dá ni àwẹ̀ ni a sì máa dà ní àwẹ̀ ọ̀ràn àyàn kásùbà tó tó ní àti gbogbo ẹnikẹ́ni tí ó bá dà ní àwẹ̀ ọ̀ràn àyàn tásùbà fi tó ní ọ̀láwẹ̀ orígun ẹlẹ́ẹ̀kejì ó ní alimusak al-imsak ìkóraró ìpẹnuró kó láti gbà tí alfajari bá ti yọ tó rún ó fi wọ̀ ìjẹ́ ń pè ní orígun tó gbáwẹ̀ dúró nìyẹn gbogbo eléyìí la gbọ́dọ̀ kọ́ ọ̀ràn àyàn láàwẹ̀ ayé àwọn ti ké fún wa yá ayyuhal ladhina kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun àwẹ̀ta wá ní ọgbà yìí àwà tí ó ṣe pé yóò bí payọ lọ́bà sí ẹlára ni lẹ́yìn náà oṣù yìí ó ma jẹ́ káàrán ti sọ̀kalẹ̀ alùkùnrán oṣù tọ́lọ̀ bá sọ alùkùnrán kalẹ̀ rẹ̀ ìrántí kejì nìyẹn lẹ́bìnrin láyà 185 ṣahàrù ramadan alladhi unzila fihi al-Qur'an Ramadan tó lọ́bá sọ alùkùránì kalẹ̀ tó bá wùrùgbò ní alùkùránì látòkè délẹ̀ ọlọ́ọ̀bọ̀ dákó sùkà fi Ramadan nìkan Allahu Akbar látara pàtàkì oṣù yìí ọwá náà lásọ alùkùránì kalẹ̀ alùkùránì tá a máa jókòó tì tá a bá lọ́dún àwọn bàbá wa tá a máa gbọ́ wọ́n ṣe tafsiri wọ́n ní tafsiri tafsir àlàyé ìfọ́síwà alùkùránì tá a àti pé jìbìrí a máa wá láti sánmà nínú Ramadan láti wá máa tó alùkùránì fún ànábì láti sọ́rọ̀tù Fatiha tí èdè sọ́rọ̀tù náà gbogbo ọdún tí ànábì fi gba àwẹ̀ táwọn afọ́ onímọ̀ ṣẹ̀ríà àti wádìí wọn lọ́dún mẹ́sàn-án àwẹ̀ ọdún mẹ́sàn-án lánàbì gbà wọ́n ní kìbìrọ̀ wà láti sánmà láti bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí wọ́n jọ máa tó alùkùránì wọ́n jọ parí ẹ̀ ṣùgbọ́n ní ọdún tánàbí jáde láyé Allahu alaihi wasallam ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní jìbìtò alùkùránì fún lẹ́sùrátù Fatiha àti sùrátù Nas tó fi ṣèdágbére fáyé torí díẹ̀ tí Ramadan tó wá dé báyìí a ń kò kíkan ní al-mu'ayashatu ma'a al-Qur'an al-Karim al-mu'ayashatu ma'a al-Qur'an al-Karim ìṣẹ̀mí pẹ̀lú al-Qur'an mùsùlùmí gidi a máa ń ṣẹ̀mí pẹ̀lú al-Qur'an ni nínú ìṣẹ̀mí pẹ̀lú al-Qur'an tilawatuhu ìmọ̀ké oṣù kíkẹ́ al-Qur'an ìmọ̀hálù wá ní sórí inú ẹ̀ náà ni màádìbàtí ma ní ìkámọ̀tí ma Al-Qur'an ara àbálùkùrá ní lò ní inú ẹ̀ náà tàdábùrù máa ní àyàtì ká ma ronú sí àwọn ìtumọ̀ àwọn àyà Al-Qur'an Karim ká ronú sí istinbat alhakam na alquran karim ká ma fa àwọn òfin jáde ní alquran karim ara bá alquran ara bá alquran lónìí bákanáà wal istima ilé ká ma tẹ́tí sí wal insọ́tọ̀lá tí a ti ń kàkà dákẹ́ ká sinmi ká tẹ́tí ká sinmi ká lè bá jẹ́ nìkẹ́ gbogbo ọlọ́run wá ló sí lásàlùkánì kalẹ̀ ṣàrù ramadan alladhi unzila fihi al-Qur'an ọlọ́run ló sí lásàlùkánì kalẹ̀ rẹ̀ hudan linnas ọ̀nà mà lọ́jọ́ fọ́mọ̀ èdè nìyàn wa bayyinatin minal huda wal furqan ọlọ́run tún sàlàyé ọ̀nà mà yìí ó tún wá jẹ́ ìwé tí yarọ́pò lára òdodo

tó bá rà ní sí bọ́ bá gba manual ṣe gíní ọ̀ lérí lò manual ọlọ́run lórí gbèsè ayé wa Quran Quran ni ṣùgbẹ́lẹ̀ ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀yìn sálù Quran inú sọ́tù Furqan Quran chapter 25 ayah 30 ẹgbọ́ tọ́lọ̀ ọba alikọ́lá sọ lórí ahánà Muhammad sallallahu alaihi wasallam wàkọ̀ọ̀lọ̀ rọ́sùl ọlọ́run ló jìí sí ọlọ́run bá jísà ní Muhammad sọ báyìí pé ya Rabbi yọ́lọ́ bá mi inna qawmi lọ́dọ́jọ́ wọn jọ mi ittakhadhu hadha al-Qur'ana mahjura ittakhadhu hadha al-Qur'ana mahjura wọ́n ti yìn alùkwáì lódì anábi ní àwọn àjọ òun yìn alùkwáì lódì wọ́n ké wọ́n ò ké mọ́ bó ti yẹ kí wọ́n ké wọ́n ha wọ́n ha sórí mọ́ bó jẹ́ kí wọ́n ha wọ́n mọ̀ túmọ̀ wọ́n tí ẹ mọ̀ túmọ̀ rẹ̀ mọ́ wọ́n ronú sí wọ́n ronú sí o pàápàá ẹ̀rí wọ́n máa tẹ́tí sí Allahu Akbar wọ́n máa fi sòfin wọ́n gbáníwé òfin lè ní lọ́dọ̀ àwa mùsùlùmí a sọ àlùkùránì dìwé àdúwà nìkan aṣọ alùkwáàni dìwé àṣokọ́ tamari ìwé ìwé ìmọ̀nà ìwé tí tọ́lú sọ́nà ìwé tí ìdánilójú ìwé tí yíò nípò ní òkùnkùn ló wá di ìwé àṣokọ́ ló wá di ìwé àdúrà nìkan kódà jẹ́ ẹsẹ̀ mùsùlùmí gan ọmọ dáa máa kẹ́nu alùkwáàni pásítọ̀ ní ẹwà bá ń kéyà sí ọdá yà sí máa kódò ọmọ sàwákà ọmọ káà wọ́n ní ìmọ̀ ya bá ní kí àṣìn àti sàwákà ẹ̀rì ọlọ́ni àníṣọ́ ìpé inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura láwọn àjọ míyàn alùkọ́rin lódì bóòlà sí wá níyàn lódì lórí pé lẹ́gbàá bá ti dénú Ramadan báyàpọ̀ káràmẹ́sí alùkọ́rin gan-an agbọ́ ọ̀bálò dáadáa ẹ̀rẹ̀ torí díẹ̀ ló sì yí pé àwọn ẹ̀kọ́ alùkwáàn náà lafẹ́ kọ́ lọ́dún yìí àwọn ìmọ̀ alùkwáàn lafẹ́ kọ́ lọ́dún yìí alùkwáàn sì rí gbogbo ṣe ní Suratul Nahl Quran chapter 16 aya 89 gbọ́lọ́ bá ń sọ́lọ́ ní wa nazzalna alayka al-kitaba wa nazzalna alayka al-kitaba tibyana likulli shay' وهدى ورحمة وبشرى للمسلمين أولا ونزلنا عليك الكتاب أولا سوتي أن كالفور النبي تبيانا لكل شيء تبيانا لكل شيء الله يبقى نكاني وهدى تبيانا لكل شيء gbogbo nǹkan ní alùkwáì ní àlàyé Allahu Akbar ọlọ́run bẹ́ẹ̀ gbogbo nǹkan lálùkùránì láàrẹ̀ ilé lórí gbogbo wàhálà tí ń bẹ láyé lé ní àlàyé ẹ̀mẹ́ náà lùkùránì gbogbo wàhálà tá ń bá yí nílùú yìí láyé lónìí kùránì ní ọ̀nà re. rẹ̀ kò sáàbò kò sáàbò láyé lónìí tí gbogbo ayé a si a ọkọ̀ ọ̀bálẹ̀. Allahu akbar. a bẹnu a ń bẹnu ìlà ìlò a nífọ̀kànbalẹ̀. bọ́ọ̀bọ́ bá bóòbò mú lẹ́sẹ̀. bọ́ọ̀bá kọ́ pá bọ́ọ̀bá rí bọ́ọ̀bú ẹsẹ̀ rẹ̀. ọ̀nà àbáyọ rẹ̀. ọ̀nà àbáyọ tí ó fi dé àsínú kùránì ní bẹ. ètò òṣèlú dànù wà lọ́wọ́. ètò òṣèlú ó máa lọ. bínà ń rí. bẹ́ẹ̀ni o. ṣé báyìí? pàápàá. ọ̀nà àbáyọ bẹnu alùkwárí Allahu Akbar torí díẹ̀ lọ́n fi sọ pé tìbúyánà likulli shay tìbúyánà likulli shay'in wa hudan wa rahma wa hudan wa rahmatan wa bushra lil muslimin wa hudan díẹ̀ kábàlù kwánìlò bó sì tọ́ ó sì yẹ torí díẹ̀ tàbáwà ní Ramadan báyìí wá rè wọ́n á gbé ní wàdọ́ ìfú ṣáà Ramadan wàdọ́ ìfú ṣáà Ramadan àwọn iṣẹ́ tá a máa ń ṣe ní Ramadan a fẹ́ tọ́ka díẹ̀ fún wa mẹ́ àwẹ̀ ní kẹ́kọ́ ọkọ̀ bẹ́ẹ̀ lórí siyamu ayamihi siyamu ayamihi bishurut bishurut شروط الصيام ya. الصيام وآداب الصيام وآداب الصيام agbáwẹ̀ pẹ̀lú májẹ̀mú àwẹ̀ àtẹ̀kọ́ àwẹ̀ asìkíní agbáwẹ̀ pẹ̀lú májẹ̀mú rẹ̀ àtẹ̀kọ́ rẹ̀ anábì ní sallallahu mi ò mi ò mu nìkan inú tí jẹ́ àwẹ̀ ni àwẹ̀ tí gbogbo ẹka ara ọ̀rọ̀ kò ìwàkíwà kò jáde lẹ́nu wa anábì ní sallallahu alayhi wa sallam yín kò gbọ́dọ̀ hùwà ìmọ̀kan kò gbọ́dọ̀ kódà bẹ́ẹ̀ nìkan bá bàjà kò sọ pé èmi ń gbààwẹ̀ èmi ń gbààwẹ̀ lẹ́yìn náà kìyàmù láyálìhì kìyàmù láyálìhì a máa lẹ́lẹ́mọ́jú lóru rẹ̀ iṣẹ́

látara ìgbàgbọ́ ẹ̀sọ́ lọ́wọ́ba àti ìgbàpọ́lọ́ba lọ́ba tí ń sẹ́yìn lẹ́sàn man qama laylatal qadri imanan wa ihtisaban ẹmbà ìdílú lè láti kọ́dẹ̀ látara ìgbàgbọ́ ẹ̀sọ́ lọ́wọ́ agbọ́lọ́ lọ́sàn lẹ́sàn dáadáa ọlọ́ọ̀bù fún gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ ó kà máa kọ́ lọ́sàn sallallahu alayhi wa sallam agbá àwẹ̀ lọ́sàn kò sì kágbà agbá àwẹ̀ lọ́sàn ìmọ̀ kí alìkùránì fi naharihi wàlàyàlì àtọ̀sán àtòrú láti gẹ́ni láàmà fi ka kùránì àrójúṣe ni wọ̀lì sí máa ilé ìmọ̀ tẹ́tígbọ́ alìkùránì nínú Ramadan àrójúṣe ni ẹ̀rì azikir ìmọ̀ rántí Ọlọ́run nínú Ramadan àrójúṣe ni ẹ̀rì kama máa sàdúwà aróyíṣẹ́ ni àtàwà ká máa túbá aróyíṣẹ́ ni tó bá di a àti gbọ́rọ̀ madana wá di ogún alìtìká ìkóra sí mọ́sálásí aróyíṣẹ́ ni ìyá Lailatul kí a lẹ́lẹ́mọ́jínú Lailatul Qadr ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan aróyíṣẹ́ ni alìtìmá tí a bá lọ́lọ́kọ́ Ramadan aróyíṣẹ́ ni zakatul ara ojúṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe pọ̀ fún wa inú Ramadan tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ilé ìjẹ́ díẹ̀ sọ fún wa torí díẹ̀ Ramadan náà rẹ̀ ó di méjì báyìí ọlọ́run tó wá ní tabadabade ọlọ́run mọ́sá ìdí kabadó àmín àmín gbogbo ilé àwọn ojúṣe inú Ramadan lẹ́yìn náà wá ní pé ẹwà rẹ̀ pé ní mo la fẹ́ dọ̀rọ̀ wa gbà ọ̀rọ̀ tọdún yìí àbátà bá wo àkọlé tí ń bẹ lẹ́yìn wa wọ́n ti já mọ̀ bí tá ń lọ asíyásà asíyásà tú alìsìláàm wàlìmùsìlìmọ̀n ìdáfẹ́ yẹnjú lọ́dún inú asíyásà politics politics òṣèlú alìsìláàm islam islam wal muslimun and the muslims a musulmi point is islam and the muslims ó pọ̀rọ̀ ńlá ni bẹ̀lá ti riri islam ọ̀làjú islam rírì alùkwáni kerim. ó lè máa jọ ìlójú pé ṣé musulmi náà ẹ máa ń sọ̀rọ̀ òṣèlú ni ṣé máa ń pò òṣèlú ni ta ló lé òṣèlú tó ju àwọn musulmi lọ Allahu Akbar àìmọ̀kan lọ bá wà àdánwò ló dé ta lọ́mọ̀sọ̀ lè ṣe bí àní Muhammad sallallahu alaihi wasallam ta lọ́lọ́sọ̀ bí Abubakiri radiyallahu ta'ala anhu ta lọ́lọ́sọ̀ tó ṣe dédé Umar radiyallahu anhu Usman bin Affan radiyallahu anhu Ali bin Abi Talib radiyallahu anhu Muawiya bin Abi Sufyan radiyallahu ta'ala anhu Umar bin Abdul Aziz radiyallahu anhum ajma'in

واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر